Unit 15, Exercise B Getting Information About Someone. You're given the response to some questions. Try to say what the questions to those responses are. You'll hear the correct answer after a pause. Orúkọ mi ni Kúnlé. Kí orúkọ rẹ? Mò ń gbé ní Èkó. Níbo lò ń gbé? ọmọ ọdún mẹ́rìndínlógún ni mí. ọmọ ọdún mélòó ni ẹ́? mo ní àbúrò kan àti ẹ̀gbọ́n méjì. ṣé o ní àbúrò tàbí ẹ̀gbọ́n? wọ́n ń gbé ní Ìbàdàn. Níbo ni wọ́n ń gbé? Mo gbọ́ èdè mẹ́ta. Èdè mélòó ni o gbọ́? N kò fẹ́ràn láti jó. Ṣé o fẹ́ràn láti jó? Mo fẹ́ràn láti kàwé. Kí ni o fẹ́ràn láti ṣe?